What we're looking at briefly this morning Òun tí a máa Is something I need to ask for your permission. Only ni kankan tí wọ́n fi Why, fún àyè Whether we are really ready. Pé bóyá ní tòótọ́ àṣetán. To pray the kind of prayer it requires. That is by àwọn àdúrà tí ó nílò. Because this kind of thing. Torí irúfẹ́ nǹkan báyìí. Requires more serious prayer than the normal one. Ó nílò àwọn àdúrà tó le ju àwọn àdúrà mìíràn. The Bible says. You have not yet resisted sin. Pé ẹ̀yin ò tí kò ojú ìjà sí By striving to it to the blood, striving with it to the blood level. Títí dé inú ẹ̀jẹ̀. You you resist sin by striving to that blood level. Ìyẹn ni pé ẹ ó takò ẹ ó kojú ìjà sí wọ inú ẹ̀jẹ̀ lọ. Meaning that when you are now really serious. Ìyẹn ni pé nígbà tẹ wá mu ní òkúkúdùn. And there are certain things you want to now completely kill. Tó wáyé pa ọ wà lẹ wá fẹ́ pa ní àbá fínfín. You fight with it to the blood level. Ìyẹn ni ó bàjá wọ inú ìpele. That blood level is the ultimate. Ìpele ti ẹ̀jẹ̀ ibi tó ga jùlọ lójú ìjà náà. And when you want to do that kind of service. Nígbà tẹ bá wá fẹ́ ṣe irú ìjàdíjà bí eléyìí. It's not a size play. Kò ṣe eré ọmọdé. So for the last few minutes. Fún àwọn ìṣẹ́jú díẹ̀ tó wà níwájú wa. I'm going to try. Wọ́n gbìyànjú. And look at what I call when your blood, the blood. Your, when your blood needs deliverance. Nígbà tí ẹ̀jẹ̀ rẹ nílò ìtúsílẹ̀. Your blood. Ẹ̀jẹ̀ rẹ bí ẹnìkan tó bá nílò ìtúsílẹ̀. I'm six months, not six months straight away. Eléyìí ló sì mú wa lọ tààrà. Into some situations in scripture. Sí inú àwọn ipò kan ní inú ìwé mímọ́. To let to explain to you what it happened. Láti ṣàlàyé fún wa bó ti ń ṣẹlẹ̀. First Kings chapter eleven. Ìwé àwọn ọba kìíní orí ìkọkànlá. First Kings chapter eleven. Ìwé àwọn ọba ìkíní orí ìkọkànlá. This is not a normal sermon. Èsì ah, Anything can happen at any time. First Kings eleven. Ní one. But King Solomon loved men, strange women. Together with the daughter of Pharaoh. Women of the Moabites. Àwọn obìnrin ará And Hittite of the nations concerning. Àwọn orílẹ̀-èdè tí Olúwa wí sí. Which the Lord said unto the children of Israel. Àwọn ọmọ Ísírẹ́lì pé. You cannot go into them. Ẹ̀yin kò gbọ́dọ̀ wọlé tọ̀ wọ́n. Neither shall they coming unto you. Bẹ́ẹ̀ni wọn kò gbọ́dọ̀ wọlé tọ̀ yìí. For surely. Ní tòótọ́. They will turn away your heart after their God. Wọ́n yí ilé ọkọ̀ padà sí òrìṣà wọn. Olomoni. Olomoni. Cleave unto this in love. Fà mọ́ àwọn wọ̀nyí ní ìfẹ́. And he had several hundred wives. ó sì ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin obìnrin. prefect. àwọn ọmọ ọba and three hundred concubines. àti ọ̀ọ́dúnrún àlè. result. àbájáde rẹ̀. and his wife. àwọn turned away his heart. àwọn aya rẹ̀ yí ilé ọkàn padà. But come to pass when Solomon was old. Oh. Ó ti ṣe ní Solomon ti arúgbó. They waited till he was old. Wọ́n mú sùúrù tí ó fi di ìgbà ogbó rẹ̀. They waited till he was old. Wọ́n dúró tí ó fi di arúgbó. I'm praying for somebody here. Mo gbàdúrà fún ẹnì kan níyìn. Any battle waiting for you to get old. Oògùn yóò tó ń dúró de ìgbà ogbó rẹ̀. I kill them now in the name of Jesus. Àwọn oníṣìí ní orúkọ Jésù. You, don't understand the prayer. Èyí àdúrà yìí ò yé Even the young ones don't understand. Òye rẹ̀ òye àwọn ọ̀dọ́ yìí. And sin any battle. Mo ní ogun Waiting for you to get old. Ó ń see them now in the name of God. Àwọn oníṣòwò ní orúkọ jẹ́. For example, the past when Solomon was old. That is wise. Turned away his heart. After other gods. And his heart was not perfect with the Lord his God. As was the heart of David his father. For Solomon went after Astoreth the goddess of Midian. Nítorí Solomon sọ Astoreth. And after become the abomination of the Ammonites. Àti ní Ammonites. And Solomon did evil in the heart of the Lord. And went not fully after the Lord. As did David his father bàbá That was Solomon. Eléyìí ni Solomoni. Solomon now had a son. Solomon wá bí ọmọ. They called the son Rehoboam. Ọmọ rẹ̀ ọkùnrin tó bí yìí là ń pè ní Rehoboam. Let us see a little bit on Rehoboam. Ẹ ká wo díẹ̀ nípa Rehoboam. In Second Chronicles. Nínú ìwé Chronicles kejì. Chapter eleven. Orí ìkọkànlá. Verse twenty-one. Ẹsẹ̀ kọkànlélógún. Second Chronicles. Ìwé Chronicles kejì eleven. orí ìkọkànlá. twenty one. ẹsẹ̀ kọkànlélógún. Solomon had seven hundred wives. àwọn aya ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin. and three hundred concubines. àti ọ̀ọ́dúnrún àlè. He handed over the kingdom to his son Rehoboam. Ó fi ìjọba lé ọmọ rẹ̀ sí ti ọkùnrin lọ́wọ́ títà ń pè ní Rehoboam. Second Chronicles eleven. Ìwé kejì orí ìkọkànlá. verse twenty one. Ẹsẹ̀ kọkànlélógún. And Rehoboam, Rehoboam loved Makkah, the daughter of Absalom, above all his wives and his concubines. Ìfẹ́ràn Mákà ọmọbìnrin Absalomu ju gbogbo àwọn aya rẹ̀ àti àlè rẹ̀ lọ. But he took a wives. wife And three concubines. Àjọgọ́ta àlè. And begat twenty and eight sons and three daughters. That was the song of Solomon. Eléyìí ni ọmọ tí Solomoni bí. Rehoboam. Tí à ń pè ní Rehoboam. handed that kingdom over. Rehoboam náà tún fi ìjọba yìí ó fi ṣọwọ́. To his own son. Tí ọmọkùnrin tóun náà tún. Called Abijah. Tí a pè ní Abijah. Let us see what happened to Abijah. Ẹ jẹ́ ká wo ohun tó ṣẹlẹ̀ Abijah. In second Chronicles chapter thirteen. Ìwé Kọ́díkà kejì orí ìkẹtàlá. Verse twenty-one. Ẹsẹ̀ kọkànlélógún. Second Chronicles 13 21. But Abijah was mighty, mightily. Abijah sì di alágbára. And married fourteen wives. Ó sì dé And begat twenty and two sons and fifteen daughters. Let me stop there. I jẹ́ ń tẹ̀sẹ̀ I can go on but we have no time. Solomon. Solomon. Seven hundred obìnrin ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin. the son. ọmọ rẹ̀ ọkùnrin. eighteen. méjìdínlógún. grandson. ọmọ ọmọ rẹ̀. fourteen. mẹ́rìnlá. the anointing. àmì òróró olè. for polygamy. láti kóbìnrin jọ. anointing. àmì òróró olè. for accumulating women from strange places. láti máa kó obìnrin àti ìyàwó láti fi àwọn àjèjì. both wife and concubine. àti ìyàwó àti àlè. when from Solomon. Ó bẹ̀rẹ̀ láti orí Solomoni. Rehoboam. Ó dé ọ̀dọ̀ Rehoboam. Rehoboam. Ó ti lọ sí ọ̀dọ̀ Rehoboam. To Abijah. Títí dé òfin sí ọ̀dọ̀ Abijah. What happened? Kí ló ń tó ṣẹlẹ̀? It was in the blood. Ó wà ní inú ẹ̀jẹ̀ wọn ni. Blood. Inú ẹ̀jẹ̀ wọn ló wà. The blood. Ẹ̀jẹ̀ ni. In Leviticus. Ní inú ìwé Lẹ́fítíkù. Chapter seventeen. Orí kẹtàdínlógún. Verse eleven. Ẹsẹ̀ kọkànlá. The physical The The 11 ẹsẹ̀ will be a very good thing if you listen carefully to me this morning. and it will certainly be the beginning of the unending laughter of some people. a who understand what I'm saying and they are ready to pray Not the normal prayer the, the, the normal prayer does not get to the blood at all. in Galatians Leviticus 17 verse 11. Nínú ìwé Lẹ́fítíkù orí kẹtàdínní ogún ẹsẹ̀ kọkànlá. For the life of the flesh is in the blood. Nítorí ẹ̀mí ara ń bẹ ní ẹ̀jẹ̀. And I have given it to you upon the altar. Èmi sì fún yín lé fún yín láti máa fi. To make an atonement for your soul. Fún ọkàn yín. For it is the blood. Nítorí pé ẹ̀jẹ̀ ni. That maketh an atonement for soul. Nítorí pé ẹ̀jẹ̀ ní ṣe ètùtù fún ọkàn. The blood ẹ̀jẹ̀ is the currency. Òun ni owó ìtọ́nà. Is the spirit realm. Ní ìpele tí èmi. It is the blood that makes an atonement for the soul. Ẹ̀jẹ̀ ló máa ń ṣe ìsìnkú fún ọkàn ẹni verse 14. For the life of one flesh, nítorí èmi ẹ̀mí kó the life of one flesh. the blood of fish is for the life thereof. ẹ̀jẹ̀ rẹ̀ ní ẹ̀mí rẹ̀. therefore I said unto the children of Israel. nítorí náà ye shall eat the blood of no manner of flesh. for the life of one flesh is the blood thereof. nítorí pé ẹ̀jẹ̀ ní ẹ̀mí ara gbogbo. whosoever eateth it shall be cut off. The life of the flesh. Ẹ̀mí ara. Is inside the blood. Nínú ẹ̀jẹ̀ ni ó wà. If you want to poison a city. Ẹ bá ń fẹ́ láti fún odindi ìlú májèlé jẹ. And you know that that city. Ṣẹ̀dùn àmọ̀ pé ìlú yìí. Has a central water system that supplies water to the whole city. Ojú kan ni omi tí wọ́n mu ní ìlú yìí. Ojú kan ló wà. The easiest way ọ̀nà tó rọrùn jùlọ. for using everybody. láti lè pẹ́ ẹ̀mí gbogbo wọn. to go to that river and pollute it. òun láti lọ sí òbí odò yìí kò sì sọ májèlé sí inú rẹ̀. to circulate everybody. wàyà wa pín àmàfíkà kiri. same thing. Bákan náà ni. The easiest way to circulate evil, demon, all kinds of trouble in a person's life. Ọ̀nà tó rọrùn jù láti mú kí ẹ̀mí òkùnkùn ibi kó máa lọ káàkiri inú ayé ènìyàn. Is to pump it into the blood. Òun láti fi sí inú ẹ̀jẹ̀. Sometimes when you go to the hospital. When doctors see that the situation is very serious. Ní àwọn oníṣègùn ìbá ní pé kò sá ìkọ̀rẹ́ wà yìí ó burú jáì. They don't give you tablet. Kò ní fún ọ ní ètò bíi. They give injection. Abẹ́rẹ́ ni Why? Because that thing goes treatment into your blood. Nítorí pé abẹ́rẹ́ fún ẹ̀ á lọ tààrà sí ilé ìwé. I will calculate quicker. As much máa Than the tablet you swallowed in your mouth. Ju egbògi tó pé As we speak here this morning. There are demons in people's blood. Àwọn ẹ̀mí òkùnkùn wọ́n wà nínú èdè àwọn That's why they are having those evil dreams. Ìdí rẹ̀ ló fọ́n ti ń lá àwọn àlá kúkúrú wọ̀nyí. That's why it's looking as if deliverance sometimes doesn't, doesn't work. Ìdí rẹ̀ ló ti dà pé ìtúsílẹ̀ ò The spirit playing the video film. the day our blood stops flowing. Meaning that your destiny is inside your blood. Èyí Your unknown task. Àájú àná rẹ tó o mọ̀. Can be traced through your blood. O lè tún pàṣẹ lọ sí inú ẹ̀jẹ̀ rẹ. Just as people spend money in the physical. Bí àwọn èèyàn ti máa ń ná owó ní ojú ara. They spend blood in the realm of the spirit. That's why shedding of blood in any area is very bad. All these killings going on in Nigeria is a terrible thing for us in the country. Gbogbo Any time an innocent blood is shed there is a problem. This is what we are reading now. about the blood. The mighty in the spirit realm is the blood. Even this is why the church of Jesus Christ has to be purchased with his blood. His blood. Owó tà ná ní ìpele ti èmi òun ní ẹ̀jẹ̀. The price of our salvation is the blood of Jesus Christ. Owó tí a ná fún ìgbàláwa òun ni ẹ̀jẹ̀ Jésù Kristi. It is this blood that makes children to pay for the sins of their parents. In every blood there is commitment and dedication to ancestors láti ọ̀dọ̀ wọn ìrọ́júran. in the blood. ní inú ẹ̀jẹ̀. resides the demons are trying to fulfill the evil agenda of every family. ní àwọn ẹ̀mí òkò in the blood there are documentation document library nínú ẹ̀jẹ̀ àwọn ìwé wà tí wọ́n kọ àwọn ibi ìkọ̀wé tí ti kàwé wà nínú ẹ̀jẹ̀. The issue I'm discussing this morning has not really been adequately addressed because it's difficult to explain. Àwọn ọ̀rọ̀ tí mò ń sọ sí ìpẹ́ lówùrọ̀ yìí a ò sì sọ ti tó àti ti yẹ. Not only not only that. Ìwà ṣe bẹ́ẹ̀ ni. When you talk about things like this. Nígbà tá a bá ń sọ̀rọ̀ nípa nǹkan báyìí. Many ministers are thoroughly and monumentally ignorant. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrọ̀ Ọlọ́run ni wọ́n jẹ́ aláìmọ̀kan nípa rẹ̀. They have no clue clue. Wọn ò ní òye Because nobody will sit you down in the Bible college in the seminary and begin to teach you. The blood is a mysterious thing. Ẹ̀jẹ̀ ohun àtìtú ni. God spoke other things into being. But created man with his own hand. God breathed into the nostril of the man. And that breath is captured wrapped up blood. This is why man is more wonderful than angels. Because angels have no flesh no blood. So your blood is a living liquid. It is the source of life. It carries oxygen food around all your body. Ó máa ń ní So because the devil knows you nígbà tí wọ́n mú eléyìí. He tried hard. Àwọn àjẹyọ̀dó kibikíbi. To pollute people's blood. Láti kó àdàlù bẹ́ẹ̀ di àwọn èèyàn. Knowing that once that blood is polluted. Òyìnbó mọ̀ pé ní kété tí ẹ̀jẹ̀ bá ti ní àdàlù nínú. Goes round the body. A sàn káàkiri gbogbo àgọ́ ara. So this is why I said this kind of message needs your permission. Orí náà lè pe irú ọ̀rọ̀ Ọlọ́run yìí ó nílò àṣẹ rẹ̀ àti fọwọ́sí rẹ̀. Because to deal with it. Orí láti lè dojú kọ orí ilé. It's not that kind of prayer we are praying here. Kì í ṣe irú àwọn àjọ The prayer you will pray your head not your prayer ṣe ẹrú àdúrà tó gbà orí rẹ wá mọ̀ kó gbà. your hand knows you are ọwọ́ rẹ á mọ̀ kó gbà. your leg knows you are àwọn ẹsẹ̀ rẹ wá ní ìmọ̀. that blood inside your vein. ẹ̀jẹ̀ tó wà nínú àwọn ìmọ̀ you know that something is attacking us here today. àwọn náà ó mọ̀ pé ìkọ̀kan gbógun ti àwọn lónìí. it's not this kind of prayer. ìṣerú àwọn àdúrà Father Lord, help me. Father Lord, help me. I receive my deliverance in the name of Jesus. I refuse. No, no. That is just crashing the surface of the matter. So because the enemy knows mọ̀. that access to that blood means access to your destiny. pé tó bá ní àǹfààní sí ẹ̀jẹ̀ rẹ wọ́n ní àǹfààní sí àyànmọ́ rẹ he sits down. àwa kalẹ̀. and work very hard. àwa ṣiṣẹ́ takuntakun. you can call the devil any name. orúkọ yóò wọ̀ tó but you can't call him a lazy man. ṣùgbọ́n ò lè pè é they work really hard. a ṣiṣẹ́ takuntakun. to see how to get him. láti rí bí o by something. called the virgin covenant. ṣé à ń pè virgin covenant. Sáàkìlì májèmú I àìṣẹ̀. Lady. Obìnrin. Who is virgin? Ta ló dá àbálẹ̀ rẹ̀? Májèmú ti àbálẹ̀. Man. Wọkùnrin. Have you been virgin anyone before? Ó wá ti dá àbálẹ̀ yẹn kankan rí sí. Man. Ìwọkùnrin. Have you been virgin more than one lady? Tó ti dá àbálẹ̀ ju obìnrin kan lọ. Man. Ọkùnrin. If you have been virgin more than one lady. Tó bá yẹ kí wọ́n ju ẹyọ kan lọ títí sáà láyé wọn. Don't be surprised. Máma jẹ́ kó yẹ ọ lẹ́nu. That your life is upside down now. Ṣé ayé rẹ̀ ní lọ́wọ́lọ́wọ́ ẹ̀ kó ti torí kò tó? Because when you be virgin again. Rí nígbà tó bá jẹ́ àbájá ọmọdébìnrin. You wet your male organ with her blood. Ó rin ohun èlò ọkùnrin rẹ pẹ̀lú ẹ̀jẹ̀ rẹ̀. And so you form a covenant. Ìtàbá ẹ̀ ó wàá wọ inú májèmú. With that girl. Pẹ̀lú Òṣèbèrè náà. That organ of procreation is used to form the covenant. Ohun èlò ìṣẹ̀dá tó lò láti fi ṣe your descendants you are going to produce from that organ of procreation kọ ọmọkùnrin rẹ yìí. if the girl you disvirgin is now demonic let's say she's a week. tó bá yẹ pé ẹni tó bá jẹ́ àbálẹ̀ rẹ̀ yìí ó jẹ́ ẹlẹ́mìí òkùnkùn bí àjẹ́. you have a covenant not only with that girl. o ti wọn ní májègún lọ kì ṣe pẹ̀lú ọ̀dọ́mọdébìnrin yìí. but all the demons she carry. ṣùgbọ́n pẹ̀lú gbogbo àwọn ẹ̀mí òkùnkùn tó sọ̀rọ̀ náà. this is why many men are outsiders. ibi rẹ̀ lè fi ayé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ti torí kodò. they are polluted their own blood. There are men here today. Have a minimum of four hundred demons in their blood. Ó to jù bí twenty women. Torí bóyá wọ́n And gather twenty twenty twenty demons from each of them. Wọ́n ti And with all those demons. Ó ti Some people don't understand prayer. Òní are we going to stop this? deliver prayer. When I want to stop, every time deliver prayer. It's because your eyes are not open. Torí kò ojú rẹ̀ ò lálé. Some people have two hundred covenants to break. Àwọn mìíràn má tẹ̀mú má tẹ̀mú bí igba ni wọ́n And after coming to church for some time, they break maybe one seventy nígbà tí wọ́n bá ń wá sí ìgbọ́lọ́run fún ìgbà díẹ̀ bóyá wọ́n á fi fọ́ bí májèmú bí ìgbà ó dín ní ọ̀dúnrún. the one seventy days broken will give them some relief. ìgbà ó dín ní ọdún tí wọ́n ti fọ́ yìí á fún ọ ní ìsinmi ara wọn á balẹ̀ díẹ̀. but I say thirty remaining. ṣùgbọ́n síbẹ̀ wọ́n yìí ní ọdún láti fọ́. which will be stronger than the one seventy that has been broken. wọ́n ní kí ọkùnrin láti fọ́ ẹ̀ tó wọ́n lè lágbára ju àjọṣe tí wọ́n ti fọ́ lọ. so any woman pẹ̀lú obìnrin. that person that invited you. ẹni náà tó jẹ́ àbálẹ̀ rẹ̀. you have formed a blood covenant. o ti wọ inú májèmú kan. with that with that person. pẹ̀lú ẹni náà. with that person. pẹ̀lú ẹni yẹn. and you have polluted your blood. o ti kó àdàlù bẹ́ẹ̀ sí rẹ. it may be the reason. ó lè jẹ́ ìdí rẹ̀ rí. why you are not here, not there now. Bí o fi sí ní bẹ́ẹ̀ lò It may be the reason. O lè jẹ́ ìdí rẹ̀ rí. Why you are having dreams of great future. O máa ń láàlá ọjọ́ ọ̀la tó dára. Ẹ̀yin fẹ́ dàgbà náà tàkì jìnnà. Ìgbò ni pé òde kò sí ilẹ̀. It's because. Ìdí rẹ̀ ni pé. You get it out. Wọ́n lo sílẹ̀ ló yọ̀ǹda rẹ̀. You dash them your washi. O fi o fi àṣìṣe rẹ̀ jì fún wọn. Give it out to them. O fi jílé wọn lọ́wọ́. Free of charge. Lọ́fẹ̀ẹ́ lóko. ìsọlẹ. wọ́n ti yìí lọ. máa na. ọkùnrin bákan náà. nǹkan mi fẹ́ yìí rí. ó wá di ọlọ́rọ̀. yù. ìwọ wà yìí. nǹkan mi fẹ́ rí fọ́. wà á ń bi tálákà. wà á. ibi rẹ̀. ìdásíta ìgbẹ́dìbà. o ti sọwọ́ sí wọn o ti fi jì fún wọn. this is a serious situation ipò pàtàkì sí lè jẹ́. and this is why I still need to ask you. ibi rẹ̀ ló ti mo ti láti béèrè lọ́wọ́ yìí. are we <laughs> Are we really ready to pray this kind of prayer? They are ṣe tán láti gba irú àwọn àdúrà ibi òwúrọ̀ yìí? Irú let us change our topic. Táàbà some another one. Sí kind of prayer. Irú It's not that kind of prayer. I see people here praying. Ó ṣe irú àwọn àdúrà tí máa sound like six. Àwọn tó bí It won't get anywhere. That kind of prayer does not get to the blood level. In two times pẹ́rẹ́ this is it. Bẹ̀rẹ̀ wisdom has been in the Bible since the book of Leviticus. Ọ̀rọ̀ nípa gbẹ́rẹ́ ó ti wà nínú Bíbélì láti ní ìwé Lẹ́fítíkù. And God has God banned people from putting incision from their body or marks on their body. Ọlọ́run ti fi òtele fún àwọn ènìyàn kó máa sin ara wọn ní pẹ́rẹ́. God even banned cyber Ọlọ́run gan ó fi òtele pé kéèyàn má kọlà. God banned tattoos of the skin. Ọlọ́run fi òtele pé kéèyàn má ya àwòrán yòówù sí àgọ́ ara rẹ̀. Because it is a very good way of polluting your blood. Nítorí pé ọ̀nà tó dáa ni láti fi kó àdàlù. It's is the way of forming covenant with the which doctor or with the which prophet and whoever. Ọ̀nà láti wọ ọdún the lọ ní pẹ̀lú adáhùn ṣe àti ìwòlíì. That is the decision spot on your body that you have not laid hands on and deal with. Àmì pẹ́rẹ́ tó wà ní àgọ́ ara rẹ̀ tó sì dáwọ́ láti dojú kọ yìí. Become a whole. Awa di ihò. Through which they suck your blood. Although it's closed. Bó tilẹ̀ pé ojú ẹ̀ dé. Is healed. In your physical heart is healed. But this mark there. They are like holes in the spirit. To make your blood available. Anybody who has to see something. Ẹnikẹ́ni tó Don't let any pastor deceive you. Your blood is polluted. And you need to do it. You need to send fire inside your blood. Only go fire inside that blood. So ẹ̀jẹ̀ máa challenge whatever is in that blood. That is after trying to disgrace you. Another strategy. Of blood contamination. Ìbàjẹ́ ní inú ẹ̀. Is after marriage. Òun ni ìbálòpọ̀ ló ti ìgbéyàwó. Like I was saying on Wednesday, you make yourself one body with whoever you sleep with. Ìmọ̀ yìí sọ fún wa ní ọjọ́ Wednesday, ó sọ ààrẹ bí àgọ́ ara kan pẹ̀lú ẹni kẹ́jọ bá bá ní Your entire system, blood and everything will be mixed together. Ó pe ẹ̀yà ara rẹ̀, àwọn ẹ̀yà rẹ̀, wọ́n papọ̀, wọ́n ti papọ̀ pẹ̀lú ẹ̀jẹ̀. Meaning that even after two days I had this one. Èdè wá túmọ̀ sí pé bó ti ṣe jókòó lórí àtàrí ìlú. One part of your body. Ibi ẹ̀ àgọ́ ara rẹ̀ kan. Lè bí in witchcraft All prostitutes are witches. Gbogbo àwọn aláṣẹ́wò oníṣẹ̀nọ̀bì. Whether you are academic prostitute. Bóyá oníṣẹ̀nọ̀bì ti ìwé nípa. VIP prostitute. Bóyá ti ọ̀tọ̀kùn ìlú. Executive prostitute. Bóyá àwọn ọ̀tọ̀kùn ìlú oníṣẹ́ aláṣẹ́wò. Whether because of people with fees two naira or one million. Ó ní wọ́n tọ́ gbà láti gbá ọ ní àlòpọ̀ àṣepọ̀. Bóyá náírà méjì àbí mílíọ̀nù náírà méjì. A prostitute. Síbẹ̀ aláṣẹ́wò ni ọ́. You are technically a witch. Síbẹ̀ àjẹ́ ni physically become wizards. Àfáfojú wò wọ́n fínífíní, òṣìṣò ni wọ́n. Wizards. So they want. So all those politicians are far sitting around. Nínú àwọn oníṣẹ́ olóṣèlú tó ń ṣiṣẹ́ ìfúnṣe káàkiri. Sábà fọ́tà cause them to become wizards so they don't have They don't know what they are doing again. Ìṣekúṣe tí wọ́n ń ṣe káàkiri ló ti wá sọ wọ́n di oṣù wà yí wọ̀n wá mọ tí wọ́n ń ṣe mọ́. Listen to me very carefully. Ẹ̀jẹ̀ ti gbọ́ mi Your present holiness, your holy, your holy and we thank God. Ìwà mímọ́ rẹ ní lọ́wọ́lọ́wọ́ ìbò ti ṣe wọ̀nyí. Your present holiness. Ṣé ìwà mímọ́ rẹ bá ṣe wọ̀nyí? Allah deliver you from the pollution you have done unless you deal with it. Kò lè gbà ọ́ mú lọ́wọ́ àjàrà tó ti kóra rẹ sí ní ìjà náà rẹ. You have to specifically mention names, sometimes even of sexual partners, to deal with it. Òun láti dárúkọ wọn ní pàtó, pàápàá àwọn tó bá ti ní bá ní àlòkù àìṣekọ̀, ó ti dárúkọ wọn, kò sì dòdì ìgbà ọ̀nà mìíràn animal sacrifice. àwọn fífi àwọn ẹranko rúbọ. if you had ever offered sacrifice. ó bá dé pé ní ìgbà kan rí o ti ṣe ìrúbọ. you have made a blood covenant with demons. spirit. o ti ṣe májèmú tí wọ́n ti májèmú pẹ̀lú àwọn ẹ̀mí òkú. these demons will arouse you until you break that covenant. àwọn ẹ̀mí búburú wọ̀nyí wọ́n tún kòkò mọ́ ọtí tó fi. you must mention the animal and release yourself. o láti dárúkọ ẹranko náà kò sì tú ara rẹ sílẹ̀. meaning that if you are ever carrying sacrifice here. èyí tó túmọ̀ sí pé kò sí ẹ is deceive yourself. I'm máa tún ara rẹ jẹ. Your blood is polluted already. Ẹ̀jẹ̀ rẹ ó ti ní àdàlù nínú. Another way. Ọ̀nà mìíràn. Is through abortion. Kò ní pàtí ṣe rí. All who have ever done any form of abortion. Gbogbo àwọn tí wọ́n ti dáwọ́ yẹn láti ṣe oyún. Even if it's because of how too many children. You have polluted your blood. And the spirit of abortion has entered into your life. And this spirit leads to frustration and backwardness. Why? Because the blood of the aborted babies are crying in heaven. Lord, deal with this woman. Nítorí pé ẹ̀jẹ̀ oyún àwọn This Policeman fi ojú ọkùnrin wọn máa bó. Such women generally have backwardness. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà irúfẹ́ àwọn obìnrin bẹ́ẹ̀ ti padà sẹ́yìn amadé bá wọn. These are some ways. Eléyìí ni àwọn ọ̀nà. That the enemy try to pollute you. Èsì ọ̀tá máa ń lò láti kó àdàlù bẹ́ẹ̀ sí. All the piercing of body. Gbogbo kéèyàn máa yí ara rẹ̀ pẹ̀lú ọ̀bẹ. Blood eating. Kéèyàn kó máa jẹ ẹ̀jẹ̀. All these things. Gbogbo àwọn nǹkan báyìí. They pollute blood. A kó àdàlù bẹ́ẹ̀ jẹ ẹni. And this is a serious matter. Pàtàkì ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. They cut things in your body. A gé nǹkan nínú àgọ́ ara rẹ̀. They need you to go to somewhere where you eat something you don't understand. Wọ́n á jẹ́ kó lọ sí ìdìbò tó ó jẹ nǹkan tó jẹ́ kó tó ń jẹ gùn yìí All this pollution of the blood. Gbogbo àwọn àdàlù ẹ̀jẹ̀ wọ̀nyí. They are the ones responsible. Àwọn ló wà ní ìdí. For horrible experiences in the dream. Àwọn ìrírí tó burú jà lójú àlá. Eating with the dead. Ṣé máa òkú jẹun? Serving people you don't know. Ṣé máa oúnjẹ fún àwọn èèyàn? Playing with snake. Ṣé máa fi ejò ṣeré? Getting married in the spirit realm. Ṣé máa nínú ẹ̀mí? Have you sexual intercourse with men you don't know your dream? You have children over there you don't know about here? You are getting out of your body to attend meetings? You suffering from infirmity? Because already the pain is in the blood. The sin is in the blood inú And I'm praying for somebody here today. That the strange hand of the great physician. Pé ọwọ́ àjèjì oníṣègùn láàrin. Will enter into your blood. Yóò wọ inú ẹ̀jẹ̀ And cause a great deliverance to happen. All those horrible dreams. Ó fún àwọn Particularly of death. Pàápàá nípa ikú. The blood ẹ̀jẹ̀ needs deliverance. ó nílò demotion. very bad health. àwọn àìlera tí error. àwọn of miscarriage. àwọn fa of multiple surgery. gbogbo àwọn of death. all round disappointment torment in the body. Inability to grow spiritually. Sexual confusion. Rúdurùdu nípa ìbálòpọ̀. Blood breakthrough. Ẹ̀ka All of them are indications. Gbogbo àwọn wọ̀nyí wọ́n Something in that blood. Needs to vanish. Ó Needs to go. Ignorance is a disaster. The Bible says, Bíbélì wípé, My people, àwọn ènìyàn mi, God people, ni àwọn ènìyàn lọ́rùn. Wọ́n ṣègbè. It's not that they fail. Kì í ṣe pé wọ́n dákú. Not that they fell down. Kì í ṣe pé wọ́n ti búlù rẹ̀. Ṣùgbọ́n wọ́n ṣègbè. They they died. Wọ́n kú wọ́n sì ṣègbè. Because of lack of knowledge. Nítorí àìní ìmọ̀. Lack of knowledge. Àìní ìmọ̀. Faith. Wọ́n ṣègbè. That's no clue. Òní òye rárá. You need to pray the kind of prayer. Ó yẹ kẹ́ ẹ gba irú sí àwọn àdúrà náà that will bring changes to your life. What do you do this morning? I want you to understand. I've just scratched the surface. Of a very deep one nípa nǹkan tó jẹ́ kí. to enable you understand how you should pray. this morning. you yìí. sísan náà bọ́ni this morning. you need to bring deep and complete repentance to the Lord pátápátá fún ọlọ́run. you need to send back the arrow inside your blood back to the center. ó yẹ kẹ́ ẹ dá àwọn pàtó ń bẹ nínú ẹ̀jẹ̀ yìí padà sọ́dọ̀ wọn tó rán wọn. you need to charge your blood with the fire of God. ó yẹ kẹ́ ẹ mú kí ẹ̀jẹ̀ yìí kó gbóná pẹ̀lú iná ọlọ́run. you need to invoke the blood of Jesus. ó yẹ kẹ́ ẹ pe ẹ̀jẹ̀ Jésù sọ̀kalẹ̀. against any foreign voice speaking your blood. lòdì sí ohun àjèjì tó ń sọ̀hún nínú ẹ̀jẹ̀ yìí. which is where we are going to conclude now. ìdí ìta ìlà wà mú gbogbo rẹ̀ wá sí òpin báyìí killed. Káìlì. Killed Abel. Ó pa Abẹ́lì. He thought that was the end. Ó rò pé pẹ̀lú parí He didn't know. Wọ́n mọ̀. That blood. Bí ẹ̀jẹ̀. Has a voice. Ó ní o. He talk. A máa sọ̀rọ̀. So the blood. Nípa báyìí ẹ̀jẹ̀. Ó ké tọ́tọ́. To God. Sí Ọlọ́run. That Lord. Pé Olúwa. Say my brother. Wo arákùnrin mi. Moving about. Ó rìn káàkiri. Ìkíbi. Òun ló pa mí. Lord olúwa ìkìlù ó pa mí júwùsì produce that júwùsì produce that júwùsì fojú rẹ̀ hàn máa júwùsì produce that that voice was calm ohun yìí ó ń ké tọ́tọ́ ìdíje lọ. mọ̀ so blood orílẹ̀ èdè is intelligent ó gbọ́n as voice ó ní o it is possible. Ó sì wá ṣeéṣe. For your blood. The blood in your body. To be saying something. Kó máa wí àwọn gbólóhùn kan. Against your own life. Meaning that. There is a spiritual civil war. Going on inside you. This is why you have not moved. Right to your feet now. And all eyes pray righteous. All I could. Let me ask you again. Are we really ready for this kind of prayer this morning? Good. Your hands Must know your prayer. Your head. Orí rẹ̀. Mọ̀ pé you are praying. láti mọ̀ kó ń gbà. Your leg. Àwọn ẹsẹ̀ rẹ̀. Mọ̀ pé you are praying. láti mọ̀ pé àdúrà. Your voice. Ohun rẹ̀. Mọ̀ pé you are praying. láti mọ̀ kó ń gbà The prayer must get into your blood level. Àdúrà láti wọ inú ẹ̀jẹ̀ rẹ lọ. Which is actually prayer. Bàbá bẹ̀rẹ̀ sí gbàdúrà yìí. And you start sweating. Bàbá bẹ̀rẹ̀ sí làágùn. Then you are just Ní bàbá yìí ó tètè bẹ̀rẹ̀ That means you started. All those fruitless prayers. Ó kó àwọn àdúrà tí wọ́n gbà láì láàbù. That ungetimani prayer. Àwọn àdúrà tí ò bá gẹ́tímánì dọ́gba ni. Cannot enter into the blood. let me just explain to you. The kind of normal prayer we pray here. Irú It will not. The kind Recover power will enter. Irú àdúrà tó wọnú ẹ̀jẹ̀. Number one must be focused. Èkíní ó láti ní ìtẹ́júmọ́. No diversion. Kò oh, no distraction. Oh, no thinking about any problem you brought here. O gbọ́dọ̀ ròyìn pa ìṣòro tó gbé wá Number two. Ìkejì. It must be violent and aggressive. O láti ní ipá nínú kò sì ní ìkọra. Number three. It's not the prayer of a gentleman. O oh, It's the prayer of a violent man who wants something to happen at the blood level. There are some prayers you pray. Àwọn àdúrà kan They enter your skin. Good. There are some prayers you pray. Àwọn àdúrà kan They enter into the organs of your body. But there are some principles. Bẹ́ẹ̀ They go to that blood. And let me warn you. This is not the kind of prayer the enemy wants anybody to pray. Yes, it's not the kind of prayer. Because you know, nítorí Once you start getting your prayer to that blood level. You are positioned to your divine breakthrough. You are positioned to acquire your original. You are positioned to take back what really belongs to you. O ti is not worrying about so many people again. Ọ̀sán òbí kíkà Because he knows. It's already in their blood. You will get to heaven o. Oh. Ó di ọ̀rọ̀ náà ti àní àní. We will get to heaven. Lọ́dọ̀ bí òní ti ọ̀nà láti But they will give you a hard life here. Ṣùgbọ́n wọ́n fún On high school. But you see, you are here. But ẹ bá ń bẹ You are not born again. Ẹ ò tí ì ṣe àbúrò. Ìjọba Jesus. ń bá yìí láti jíjọ. Ẹ ò Say what I'm going to say after me. Ẹ wí ohun tí wọ́n wí ìtẹ̀lé mi. Say father. The name of Jesus. I come before you now. Lord Jesus. Come into my life. In Jesus name. Amen. Àmín. To say that short prayer with me. Ẹ bá will close. Ní kété tàbá parí ìpàdé. Find a way to the altar. Ẹ wọ́n prayer I want you to pray. You will first of all call on that ever efficacious blood. Ẹ never failing blood. Which is the blood of Jesus. You will call upon that blood with a voice as loud as your voice can get. Can you say this loud and clear? Blood of Jesus! Ẹ̀jẹ̀ Jésù! This is not the loudest you can shout. Èsì òwú yìí ti Can you try harder than that? Ẹ gbìyànjú Enter my blood! Tenda kaya boshende rabo kopola bakanda. Riba polika wanda kaya boshende rabo bakanda. Nakatenda ribo soponde kaya bo boshende ba. Dikatanda ya bo boshende bo kopola kaya ba. Open your mouth, open your mouth, open Yes, yes. Silence of blood. With the blood of Jesus. is happening now, happening now. Call upon the blood of Jesus. Jesus. Jesus. Jesus. Jesus. Open your mouth, open your mouth. Don't be afraid. All the power of God, all the power of God, all the power of God, all the power of God, all the power of God. In Jesus' name we pray. Ní orúkọ Jésù. Ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ báyìí. Yes. Bẹ́ẹ̀ ni. But you still have to try harder. Kìí ṣe oyè kẹ́ kí o dìbò báyìí o. Only two people are getting inside. Àwọn díẹ̀ ni wọ́n wọ inú rẹ̀ lọ báyìí. You still have to try harder. Ó yẹ kẹ́ gbìyànjú jù báyìí lọ. Yes. Bẹ́ẹ̀ ni. Ẹ wò Don't stand thing in one place. Ẹ má dúró ti ojú kan. Be marching with your legs where you are. Ẹ máa yan lórí ẹsẹ̀ yín níbi tí ẹ bá tó. As you pray the prayer. Bí ẹ ti ń gba àwọn àdúrà náà. You can move about you like. Ẹ lè rìn káàkiri tó bá wù. But your body, your blood must know something is going on. Nígbà àgbọ̀ ayé àti ẹ̀jẹ̀ láti mọ̀. Holy man, fire! Ìmú ẹ̀mí mi. Ẹja ẹ̀bùrà! Wọ́n inú ẹ̀jẹ̀ lọ́wọ́ Jesus ní orúkọ Jésù. Yes. Bẹ́ẹ̀ni. Bàbá mi kà tó bí mi. Bàbá mi kà tó bí mi. Bàbá mi kà tó bí mi. Aha aha aha. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Yes, yes, bẹ́ẹ̀ni. Aha. Bẹ́ẹ̀ni. Yes, bẹ́ẹ̀ni. Yes, bẹ́ẹ̀ni. Yes. You cannot negotiate. You do not set up Bakatende peya wosende rabo kopola baka. Balikatende peya ba. Fire! Fire! Fire! Fire! Fire! Fire! Rimas upon the prayer of Jose Abasanga. Aha! Enough is enough! Ó tó gẹ́. Jesus we pray. Ní orúkọ Jésù láti. Yes. Bẹ́ẹ̀ni what is happening now? Ẹ wo tó ń You can't hide. Yes. Your blood. Ẹ̀jẹ̀ It's on fire. Your blood. Ẹ̀jẹ̀ It's on fire. Your blood. Ẹ̀jẹ̀ It's on fire. Your blood. Ẹ̀jẹ̀ It's on fire. Your blood. Ẹ̀jẹ̀ It's on fire. Your blood. It's on fire. Your blood. Your on fire. Ó bẹ nínú. It's on fire. The covenant you have formed with the blood. Máa jẹ̀ mú tó ti dá pẹ̀lú ẹ̀jẹ̀ rẹ. Rọ́ọ̀kì. Ó di símọ́. Ẹ̀ka ẹ̀ka bọ́ ní ìlànà àbá. Amen. Amen. Silence. okay. ancestral demons. Àwọn ẹ̀mí òkùnkùn àti ìrújú in the blood. Tó fa pamọ́ sí inú ẹ̀jẹ̀. Ìfọ̀n fire. Wọ́n fi iná. The marine power. Àwọn agbára omi. Living in the blood. Tó ń gbé ní inú ẹ̀jẹ̀. Some power. Wọ́n wà ní inú iná. the sexual demon. Àwọn ẹ̀mí òkùnkùn ti ìbálòpọ̀. Living in the blood. Tó ń fi iná. Some power. Ó ń tẹ nínú iná. You can't hide. Oh, this is not a hiding day. You can't hide. This third prayer is a prayer that has helped millions of people. Play it with reckless violence now. Ẹ̀bá pẹ̀lú ìkanra tí ò fi títà. Pray it with holy hatred. Ẹ̀bá pẹ̀lú ìkórira mímọ́. And let God use that prayer to help you. Kẹ̀sì jẹ́ kí Ọlọ́run lo àdúrà rẹ̀ láti rò. Ah! Ẹ̀yin ẹ̀fẹ́ràn pẹ̀lú tí my blood tó kú ọ̀dàlùfẹ́ ìjẹ́. Wọ́n tó yóò wá ṣe fọ́. Bí rẹ̀. Jesus ní orúkọ Jésù. The the the the the the bakapakapete the the pende keya busata dabi koponde rabo sente rabo bakapela keya busata ribo koponde keya busende rabo santa. Mama Mana katenda ribako, bakopoli panda kaya bochanda. Aha, aha, aha, aha, aha, aha, aha, aha. aha. Bakate katenda kaya bochendera bochanda. To the fire, to the fire, to the fire, to the fire, to the fire, to the fire, to the fire, to the fire. the same prayer. Ní orúkọ Jésù la gbàdúrà. Father. Bàbá. You told Ezekiel. Ẹ sọ fún Ezekiel. Command the bones to live. Pàṣẹ sí àwọn egungun wọ̀nyí yè. spoke to the wind. Ó bá afẹ́fẹ́ sọ̀rọ̀ blow upon the dry bones. Láti fẹ́ lu àwọn egungun gbígbẹ. That they may live. Kí wọ́n kí ó ba ilé ìlú. Father. Baba, As a count seven from here. Bí wọ́n ti ka ọ̀kà dé èké níbi báyìí. You release that wind of fire. Ẹ yọ̀ǹda afẹ́fẹ́ ti nọ́nà. The wind of power. Atẹ́gùn agbára. The wind of growth. Afẹ́fẹ́ ti òkó. To sweep away. Láti fẹ́ dànù. Every evil dedication in the blood. Gbogbo àwọn ìsíjì ibi tó ń Every demon hiding in the blood. Gbogbo ẹ̀mí òkùnkùn tó fara pamọ́ sí inú ẹ̀. As the wind blows, Bí atẹ́gùn náà ti ń Let them be swept away. Kí wọ́n ti ti gbá dànù. One. Èmi. Two. Èsì. Three. Ẹ̀ta. Four. every. Five àrùn six ẹ̀fà seven èṣe. láti wéyìn àtẹ́gùn náà ni. blowing. ó ń fẹ́. ti blown. Afẹ́fẹ́ náà ti fẹ́. Bẹ́ẹ̀ ni. Is blown upon ten people. Ó fẹ́ lu àwọn ènìyàn mẹ́wàá. Down here. Ní. And as it's blown. Ó ti fẹ́ ni. Demons are jumping out of the blood. Àwọn èmi ò bẹ́ẹ̀ jáde kúrò ní inú ẹ̀jẹ̀. Shout this now with the worst hatred you can gather here today. This may be where we are going to stop this morning. Because this is a very key prayer in this matter. Key matter. Ọ̀ràn Blood covenant. Má ṣe limiting my life. Wọ́n are you? mi kù. Can you shout it loud? You are not aggressive enough. Ìfà yóò tó. Double that shouting. Ẹ̀jẹ̀ ti ṣe kó tí onílọ́kọ méjì. Louder. Louder. Louder. It's happening. Louder. Aha. Don't negotiate. Let her go. Let her go. Let her go. Let her go. Let her go. Let her go. sevenfold mẹ́. Ìyìn ìlọ́po méje. Verses after me loud and clear. Take my blood. Ẹ̀jẹ̀ mi. Receive deliverance by fire. Gba ìtúsílẹ̀ nípa iná. Say it again loud and clear. Sọ́ọ́lẹ̀ kan lóòótọ́ jágara. Shout it again loud Amen. If you need to write it down, write it down. Just make sure you pray for at least 10 minutes tonight before you sleep. The love, blesses you sometimes. Olúwa yóò bùkún sí his face stand upon you. Àwọn mú kòtò And be gracious unto you. Father, all the prayer requests are answered them, my Father. I cover you with the blood of Jesus. This week, heaven shall arise for yourself, And it shall give you uncommon favor. In the name of Jesus, you will go from strength to strength and from glory to glory. I need this sometime this month is minus you and your family. In the name of Jesus. Thank you, Heavenly Father. In Jesus' name we pray. Don't forget that the manna water services continue at Wednesday. You come fast now, you break your fast with the water. Thank you, Jesus. Let us share the grace to fellowship. Ẹ jẹ́ ká jùmọ̀ sí orí ọ̀fẹ́. All these people, the dwelling house of Allah and Allah. Seven victory, hallelujah, let's go.